من الشوك وما ينبت النرجس إلا من بصل فتزود من الشوك وما ينبت النرجس إلا من بصل مع أني أعمد الله على نسبي إذ بأبي بكر تصل مع أني أعمد الله على قيمة الإنسان ما يحسنه أكثر الإنسان منه أو أقل أكثر الإنسان منه أو أقل قيمة الإنسان ما يحسنه أكثر الإنسان منه أو أقل Àbáwọn bọ́ọ̀bọ̀ wa lẹ́yìn ìgbà tí ó di ṣàlàyé wípé قد يسود المرء من غير إياب وبحسن سبق قد ينفذ ذاقل ó ní èèyàn lè débi tí èèyàn ń lọ kó di aṣíwájú lórí ilẹ̀ láì ní bàbá torí wípé bàbá ti sín góòdì òun ni ó yà á mọ èyí tó dáa sí èyí tí ò dáa àfọwà ni wákàtí ló wá rí dùn bẹ́ẹ̀ ni òdòdó mina shock yóò jẹ́ ká mọ òdòdó yàtọ̀ sí èégún òdòdó yàtọ̀ sí èégún ẹ̀gún ẹ̀mọ́ máa ń gbà bẹ́ẹ̀ wà máa àti yẹ́mbùtù náà jésù bí náà jésù sí ń hù jáde à ń máa yàtọ̀ mẹ́ńkẹ́ ni bó ti ń jáde tó níbi tí jáde ilẹ̀ àmì ìbáṣọ́lẹ̀ so níbi igi àlùbọ́sà náà ni èso náà jésù náà ti ń jáde pé gbogbo kí ní ìjọra wọn ò sì dàpọ̀ mọ́ra wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló fàlùbí jásù pẹ̀lú tí ò bá ní bàbá tó bá ti láwọn kankan lára tí yóò jẹ́ àmà pé òun ṣe sáà ti débi tó òun lọ yóò dé bẹ́ẹ̀ àfọwọ́ ní kìí ṣe pé tó gbóhùn ní bàbá lòun fi ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí tó ara lómi tí ó ní pé hmm, àwọn tí ò bá ti ra ẹni bí wọn irú àti tó máa ti náà nìyà àfọwọ́ ní máa ń yìnyàn àmọ́ tó lọ àlà látàbí ìdìbì àbí ìbàkìrì àràsọ ó lè mo dúpẹ́ fọ́lọ́hun o tó ó ní pé torí pé Abubakar lòun bá tan nínú tàn so táwa ní ọba Abubakar tàn tẹ́yìn òní kò fi kíni kò ní rírí kí mà tó lè ń sa ni mà yóò fẹ́ inú hó akísàrọ̀ lè ń sa ni omi ní òhàwò àkọlù kí mà tó lè ń sa ni bá lù èèyàn má yóò sínú ní bá lù akísàrọ́ lè ń sàánú mímíhù àwọ̀ àkọlù séèyàn ń ṣe lọ́pọ̀lọpọ̀ gbà ní àbí máa ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní tó sàṣẹ pàtàkì ní wípé tó kí ni tó máa ṣe kí ni tó ní fún wa ọ̀pọ̀ àwọn ní fún wa nǹkan tí ó ṣe pàtàkì láyé nìyẹn òkùtùmí amúráyé ní fákìrá ọ̀hún wágìnà wákìsìbì lẹ́fà àlẹ́sáwà àṣìbì máa máa ń bá tọ́lù ó ní uktumil amrayn máa fi nǹkan méjì pamá fatiran máa kò sí pamá wà gínà kò sí máa fi gínà pamá ó máa fi àwọn pamá kí ló fà téèyàn bá fi òsì pamá àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ obìnrin èèyàn pé áà ah, túnà yóò tẹ̀gbé ìṣòro ó sì lọ́wọ́ bí àwọn sọ tó ní máa jò ń gbogbogbò àwọn yẹn ló fi máa ṣe àmà flog ó mọ̀ wọ̀rẹ̀ jẹ́ lọ́lẹ́ máa jẹ́ ah, bá aṣọ tó túwọ̀ wọn ìṣẹ̀lẹ̀ aṣọ mi so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà owó mọ́tún máa fowó wọn kò lówó káwọn èèyàn máa fi bùkátà wọn máa fi bá ẹ̀jẹ̀ wọn tún wọ́n sí lóṣù kí ni òun ló wà wákìtì bil falsa ṣùgbọ́n wọn máa ti sẹ́kọ̀ máa kówó jọ alfalsa mìíràn almani ó ti yé báyìí tó bá dé afilasa ó ti lò lòsì yẹn ìyẹn fún àti ẹmú fúlísù wákìtì bil falsa jáwẹ̀ ní fulus ọ̀nà ìdàkà fulus ìpèsè owó wà lọ́dọ̀ rẹ̀ jáàmù fan ó ti kó kówó jọ wà á sí kó wá fi sílẹ̀ máa ń bà tọ́ lẹni tí ò ní sẹ́ lọ́wọ́ ọ̀lẹ ni wọ́n fi máa ń pe ìbàtọ́ọ̀là ní unemployment albatọ́ọ̀là albatọ́ọ̀là bẹ́ẹ̀ ṣe rí bátọ́ọ̀lù yẹn yẹn lè tó bátọ́ọ̀lù láti yẹn sì lè sọ sọ́mbàpọ̀ yẹn bátọ́ọ̀lù ó ń túmọ̀ ní tí ò ní sẹ́ lọ́wọ́ hmm. wọ́n ní wọ́n tẹ̀rí jíjà ń wà kátà ń wà jíjẹ níbi sóbàtà lè hò mùkọ́ wà arúgbà balùkà lálẹ́ wọ́n tẹ̀rì gbéwọ̀ bí aṣogun látàdé hàn gbéwọ̀ bí aṣogun jíjàn ìgbìyànjú wàkàdàn àti wàhálà wájítẹ̀ ní kọ́ wájìnà sí sóbàtà lọ́mùkọ́ ìmọ̀ báwọn òkùnrin èèyàn ìmọ̀ báwọn rìn wọ́n àrùbáàbàl khalal àtàwọn tí wọ́n ní ibi tí wọ́n kí kálálù wà níbi ìzọ́mù ẹ̀ kálálù wà níbi ìrònú rẹ̀ tó ti yé báyẹn bẹ̀yìnà tàbí wà búkúlé rútí bá tún fọ́kìlá bẹ̀yìnì ìzà dápọ̀tàl bẹ̀yìnà tàbí àfá ní rútùbátùn ipò kan bẹ bẹ̀yìnà tàbí láàrin kẹyà máa náwó nínú àfà wà búkúlé àti tó já sí pé fásilẹ̀ àzẹ́ni kí ní kejì méjèèjì ń záàdà bó bá fẹ́ ń lékún sí kọ̀tá yóò padà sí kíni yóò padà pààyàn ni látàkùdù fi sáàbì sáàdáàtì máa bọ́ innahum laysu bi ahli lizalal innahum laysu bi ahli wọ́n máa ẹ̀ǹgẹ́jà rẹ̀ fi sábì sàdáàtì mọ́dọ̀ níbi wípé ibi tí wọ́n sàwà ní pé gbogbo àwọn tí wọ́n ti lọ òun ò sí dáadáa èébú ni ó máa fi bú wọn tó wà ní rí dáadáa kankan èyí tó yá sí pé ọlọ́run bá fi jíǹkì wọn èyí tó dájú tó jẹ́ wọ̀n tó wọ́n sì òun náà ní wípé kí wọ́n mọ ìwọ aṣíwájú fáṣíwájú wípé ah àwọn tí wọ́n ti lọ wọ́n gbìyànjú wọ́n gbìyànjú tiwọn ibi tí wọ́n bá kù sí kí wọ́n tún ṣe pẹ̀lú ọ̀nà tí ò ní wà ní kíni tí ò ní gbàgbọ́n wọn kú kí wọ́n sọ wípé yìí tí wọ́n gbé síwájú ni wípé wọn ò ní dáadáa kankan tàbí dáadáa tó bá ní ẹ̀ẹ́sẹ̀ gbọ́dọ̀ sọ ara aburú wọn náà ní kẹmọ sọ káàkiri ẹlòmí ò tún wá dúró lórí pé ẹ àwọn èèyàn bí ìgbà pé súnà kan ni pé súnà ni pé ẹ àwọn yìí nígbà òǹgbé láì torí pé ó rèjì ni ó rèjì ó rèjì dáadáa wọn bẹ́ẹ̀lẹ̀ ni àfáwà sheikh islam ibn taymiya wọ́n sọ nínú tíra wọn mujalladi ẹlẹ́kẹta ní mọ̀júmù fatawa tí wọ́n pè ní mọ́júmọ́lù ẹ̀ẹ́dẹ́kọ́ọ̀dì sálà ìgbà tí gbogbo àfáàlú tí wọ́n pè ní pípọ̀ ọba ní ìfúnṣe àìmọ̀ ọlọ́run ní ṣẹ́ka adam mo ní ah, kò ìwọ táwọn òbí rẹ̀ ò jèrè rẹ̀ so hádàlá kíni tó pẹ̀fẹ́sìn kíni tó gbé wá lẹ́nì táwọn ènìyàn yóò ti ṣe Sheikh Adam rahmatullahi alayhi nígbàtí wọ́n kọ́kọ́ dé ẹlọ́ka tí àwọn àdínun nà sí à ẹlọ́ka kò sí nǹkankan tí à ń pèpè sí nífẹ̀ẹ́ tí wọ́n sọ sínú tí àyẹ̀ ṣùgbọ́n nígbà tó yá àpé méjì kó máa di ká máa ṣe mùdà ká fi nǹkan ìmí ìhàyà ká sì máa fi nǹkan ìmí ní àtẹnu in tó sún ọdẹ bẹ́ẹ̀ nìyẹn ṣùgbọ́n àtàwà lónìí àti pọ̀ tó bá lé ẹnìkan kúrò lé ó ti níbi tí ó ti ráhùn tí ó sọ pé tó bá pé kúkúrò lé rẹ̀ ní ó dojú tí ọmọ ọ̀bọ̀ ọ̀dọ̀ mi bọ̀tọ́jọ́ ni wọ́n ríra wọn bóò ni wọ́n ti fẹ́ ṣe kò rọrùn wọ́n sì tẹ̀gbìyànjú èyí tí náà ni nígbà wá ń lò lónìí àwọn kí ó tí wọ́n kọ́ wa láàfin rí tíraka lọ́jọ́ tí wọ́n bẹ̀rẹ̀ dáwà wọn kò sí nǹkan tí ń jẹ́ sí pé ẹni tó lòun fẹ́ kí ó láti inú ara òun ẹlọ́kadínù nàìjíríà ó ní àwọ gbogbo ilé àpapọ̀ kan àwọn ọmọ wọn láwọn òkè ọmọ kí gbogbo ilé àpapọ̀ kan àwa ní níbo ní ọjọ́ iwájú rẹ̀ ń lọ nínú ìlú yìí àwa kò sí ọjọ́ iwájú kankan ìgbà òun là ń bá bẹ̀rẹ̀ pé ilé kọ̀ọ̀kan ilé ìdáni ilé kìíní ni wọ́n lọ mọ́ kúnlẹ̀ bẹ àwọn àáfà wọn pé ẹ ṣàánú wa ẹ mú àwọn méjì wa kaba yín mú wọn sọ́dọ̀ bí wọ́n ti padà yé kí ó padà nìyẹn lónìí ẹ wá wò nílẹ̀ yorùbá àwọn ará ẹni tó jáde pé ó gbọ́ lábá jọmọ́ lábá lọ ará ẹni tí ń kọrin bí ìgbà kọmọ lábá ni àti oríṣiríṣi àwọn èèyàn ń kọ síra háàkà tàlífúnlẹ̀ yorùbá ojú tilẹ̀ haúsá lọ táwọn haúsá náà ti mọ̀ sí pé bóòlù àti ń kọ síra ńlẹ̀ yorùbá síra àwọn ọmọ yorùbá ń kọ síra àjọ àwọn ọmọ haúsá lọ so gbogbo kí ní àwọn àkàlóṣègbìyànjú rẹ̀ lọ́jọ́ táwọn ìbò tó já sí pé ambition wọn ni pé báwo làwọn ó ti pa ilé àwọn ní kéwù tí ó tọ́ máa fà tọ́ máa rìn ní lílo kéwù tí ò ní rọ́bà kankan tí ó rọlé fún un látara bẹ́ẹ̀ wọn ò ní àfà wọn kọ̀ gbẹni tó bá wù wọn síbẹ̀ àwọn máa pè ní àfà ni àwọn kan ni wọ́n wá lo ẹ̀mí wọn wípé rárá lọ́jọ́ tí àwọn ṣẹ́kọ̀ adáàmú tí wọ́n ń ṣe dáwà àwọn ipò ìjọba tó wà ńlẹ̀ fún wọn nínú ẹ̀ ní grand card ti wá ṣiṣẹ́ ìjọba kó o bá fẹ́ jẹ dáńsà nígbà yẹn o nídìí gbogbo ìbò tòbí yóò bá èbì rẹ ló fi ṣèdájọ́ fáwọn èèyàn rẹ so nínú àwọn iṣẹ́ tó wà fún wọn nìyẹn National Ash Commission àwọn tó bá gbọ́ lábá àwọn ni wọ́n ń ṣe gbogbo iṣẹ́ yìí ni wọ́n pẹ́ pé ah táwọn bá gba iṣẹ́ yìí ta ni ó mójútó gbogbo àwọn táwọn kú sọ́dọ̀ ta ni ó kọ̀ wọ́n kéwù ta ni ó fẹ́ gbogbo ẹ̀ báyìí ni wọ́n ti wá a fi ń ṣe ó lè yàtọ̀ sí pé wọ́n ti gbọ́ iye ó lè yàtọ̀ sí bí wọ́n ti ṣe kéènì bí wọ́n ti gbọ́ iye but ó tún wọn wípé ṣé wọ́n ní inú kan ṣoṣo lórí iṣẹ́ tí wọ́n gbé dání àbí wọn nínú kan ṣoṣo ṣé wọ́n ní ìkìláàsì àbí wọn ní ìkìláàsì kò sẹ́ni tó lè dispute over ẹ̀ ìyẹn wá kọ́ lé òyìn wàsọ wípé nígbà tí wọn ò ti rí nǹkan tí wọ́n rí pé ọlọ́run fẹ́ràn wọn àbó òní wọ́n ti pàpọ́ ọlọ́run fẹ́ràn wọn lórí ẹni tí wọ́n gbé dání so látara bẹ́ẹ̀ látara hood fi sẹ́fì sàádá ti má mọ́nájú àwọn afá òdodo bí sẹ́kùn islam bí tẹ́míà òun náà ní wípé àwọn afá tí wọ́n bá ti lọ bí abúlé mahamud juwaini bí imam abu hamid gazali kódà nínú mọ̀dínmù fatawa ibi tẹ́míà tó mọ̀ sọ̀rọ̀ mọ́m gazali pé ah àánú mi máa ń fi ọkùnrin yìí pé nínú ẹni tó àkàndá ọlọ́run ọkùnrin yìí wà tó sì ní ìgbàgbọ́ tó múnádóko ṣùgbọ́n kò rí òdodo lọ́dọ̀ àwọn sófin tó wọ́ òdodo sí i kóyà wọ́n tún sára yẹn pé àmọ́ àwọn ọba tó pẹ́ fọ́lá ọba pé ó padà sí mánájà àwọn alàdìsí nígbà tó fóṣù méjì tí ó fi lọ pàdé lọ́wọ́ ọba àti ọ̀rọ̀ nǹkan báwọn nǹkan báwọn nǹkan báwọn kì í torí pé èyí ó mọ sọ̀rọ̀ ń sọ̀rọ̀ pé káwọn èèyàn lọ lọ́tọ̀ọ̀tọ̀ tí mùsùlùmí ọba ní bára wọn ṣe máa ń pé kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ah, ah, ah. Islam ń wí àbẹ́yàn ọmọ nǹkan táwùjọ máa ń so látara bẹ́ẹ̀ ẹjẹ́ sáwà very very careful gbogbo àwọn ìwà fanatic by ká ṣọ́ra fún àtàwà sọ wípé tó bá já sí wípé àwọn ènìyàn ìsẹ̀mì àṣìṣe àṣìṣe oníwá kó sí tí wà náà ní kó sí èyí tó jù bẹ́ẹ̀ lọ wàtàdà fàlì àni òmùrí ìnáhú lámìyàfòsù bilhamdi ilá tó ipé kò sẹ́ni tí ó padà dúpẹ́ lórí ọ̀rọ̀ ara rẹ̀ ilẹ̀ mọ́nìkà fara fẹ́ni tí máa ń sàmójú kúrò yorùbá ní sábà gbàgbé ọ̀rọ̀ àníra ilé bá fẹ́ látàrí ni yóò máa ṣe àmójú kúrò lè ṣàyẹ́fẹ́ lórí mario mi ń dídín wáyín háwàlẹ̀ lè òzìlà ta fíra sílẹ̀ jabal lè ṣàyẹ́fẹ́ lórí mario mi ń dídín kò sẹ́ni tí ó mọ̀ ibọ́ kúrò níbi من ألسن الناس سالما ولو أنه ذا النبي المطاع ti lè dáa tó kò sí bó ti ànẹ́bì wá ní àtúrà àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ànẹ́bì pé ànẹ́bì yìí <laughs> ó ti tútù jù sùúrù rẹ̀ ti pọ̀ jù àárín àtọ́ ọkọ̀ pàlẹ́bì tó lánẹ́bì fẹ́ràn obìnrin nínú àwọn òyìnbó àti oríṣiríṣi àwọn kan tó bá fún ànábì wà mú ibọ́ lọ́dọ̀ àwọn èèyàn táwọn ìwọ tí wọ́n mú ibọ́ látara bẹ́ẹ̀ lọ fún àwọn ẹ̀sùn lẹ́yìn sàyẹ́kọ̀dù lùmọ́rìú ní dídìn wáyìn ọmọ èèyàn ní mú ibọ́ kúrò níbi ọ̀tá wà ní kódà àwọ̀dà lóòzílà tó bá gbìyànjú kóhun fẹ́ lọ dáwà fi ráàtì ìjàmbá ní orókè pé tóhun bá kókó báwọn èèyàn tí wọ́n ní ráàtì tí òun wíwà ní orókè òun gẹ́gẹ́ ti dàbí pé pé abẹ́rẹ́ rí agbẹ́jáde tí kò tó bá yẹ̀ sí máa ní ẹgẹ́ ti dọ̀rọ̀ pé ní bí báwọn yẹ̀ sí máa láàrin ti sọ wípé alimumin musulumi asọ́bir ala adam nas khairun min alimumin alẹ́bí la yasbir ala adam nas alẹ́bí ni musulumi olóyìn mùsùlùmí tó lóhun níbẹ̀ nìkan kan sí lọ́mọ ẹ̀rẹ̀ ibi tá bá àwùjọ dé lónìí àwọn mùsùlùmí kan tẹ̀lé ya sí pé wọ́n ti báyìí wáyé wípé àwọn ọ̀rẹ́ bẹ́ nìkan kan ti wá sí bẹ́ẹ̀ ni abájá àwọn ọ̀rẹ́ so mo fẹ́ nìkan kan ló ní sẹ́ ẹ̀rẹ́ lọ́wọ́ òun tó wà yìí òun ò ní òun ti pinnu òun ò ní lọ́yọ̀ ọdún kò lé tó bá wọn a bá wo pé àwọn èèyàn sa burú tó máa ṣe kí ni wọ́n ti èèyàn náà ni ó ti dáadáa sí èèyàn ni ó ti àbúrú so látara báwọn ìyẹn kọ́ ní ìwòsàn kéèyàn wá lọ sórí òkè àkọ́dá mil'ani namami wa ajúrí ufama balaga limakiru a illa man aqal mil'ani namami ìwọ̀gbọ́n ikú lọ́dọ̀ olófòfó wà ajúrí ukó ìyá lódì fama balaga limakiru ha fama balaga alimakiru ha kò sẹ́ni tí ó débi tẹ́mi kọ̀ tí ó débi rẹ̀ kọ̀ ibi tẹ́mi rẹ̀ lé orí kò lè dé ilà mànìlákọ̀ àtẹni tó bá kúrò níbi tó wà tẹ́lẹ̀ tó bọ́ sí ibi ìbòmí ìyẹn lọ́lọ́pàá tó fi jáde pé tíyàn bá bá gbìyànjú kí ìgbésí ayé yàn wọ́n máa rí tọ́pẹ́ ní àlèmtíkọ́lù dẹ́rùrí àlèmtíkọ́lù ìyẹn náà ni pé kọ́ máa rí kóhun sún láti lè kọbọ́ síbi ìkàgbé à ah, ẹni so ó gbọ́dọ̀ kọ̀wà lójú kankan àwọn èèyàn máa rí ọ pé bó ti wà rárá ó mọ̀ sí títà mẹ́ṣà náà fábùrù wáìdì lẹ́yìn ẹ̀kan jáde lè kí wọ́n tún lọ kí àwọn bọ́lé ìwé the next of years ní fi yẹ̀ẹ́lù ní ìdíjà àwọn ọmọ pé ah, àfábùrù dynamic kó já sí oríṣiríṣi àrà lè yóò tún máa ṣegé ní o lè yóò tún máa gbé wọ ìgbésí ayé yàn káwọn yóò kọ̀ máa rí pé àdá ah, máa sùn kó bà lè sùn ẹṣẹ owó inú o tí ọba lè sùn pé àfilè máa pé àfilè máa sùn. àfáà ni dàríjà sùhì dàrí jára sùhì máa fi ojú ayé dàrí látara mùdàrá máa fi ojú ayé máa fi bá ará àdúgbò gbogbo fún máa fi bá a ń jára tí máa ń ṣe àbòsí wà ní lámtàjí fọ́bùnà tó bá wà lè ṣe sùúrù fàmá àhìlà nùkan kí ní ń dá tó kó kúrò ládùúgbò rẹ̀ kó kó kúrò bẹ̀ kó lọ sí ibòmí jànìbí sólìtọ́ náà wà azárúbà ti ṣàáhú láàárí sóyì máa fi ojú ayé máa fi bá àdúgbò burúkú lò ń jára nígbà tó bá sábòsí wà ń lámtẹ̀ sí ṣùgbọ́n tó bá lè ṣe sùúrù fàmá ahlan nukọ̀ kí ní dá tó kó kúrò níbi ibẹ̀ kó bọ́ sí ìbòmí níbi sunday bọ̀lọ̀ àlọ́fẹ́ ókè àmìkan so afá ẹ̀ níbi mọ́tíláṣí ẹ̀ àtẹ́lùmí ló kó bá mo bá ní sẹ́bìlẹ̀ ń sùn ni ó bá ní bẹ̀rẹ̀ àtẹ́bùkátà ni mo wá fún àmì nígbà tí mo fẹ́ mọ́tíláṣí fọ́sẹ̀ pèmí ẹ̀dá fún ẹwà mo bá pèmí sẹ́yìn abára jókòó ó bá ní mo bí èrè ìbéèrè kàlàwò òun lẹ́ẹ̀kan mo ní ìrántí pé mi ò sẹ́ ìrántí pé ó bá ní ẹ̀rí sọ pé ìpinnu mọ́tíláṣí lòun sùn mo ní bẹ̀rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni pé bóyá tí wọ́n bẹ̀rẹ̀ ni bó ti kì í sí ìtàyín nìyẹn ó bá nínú ilé tóun wà pé ìyàwó òun ọ̀gẹ̀rẹ́ náà fi fi ogun fóun kó tó wá papọ̀ àwọn èèyàn rí àdánwò yàyè yọ ọlọ́run bá tún kan wa o ó ní ìyàwó òun gangan lórí ààtùn pẹ̀lú àwọn ọ̀tọ́ òun nínú ilé tó tóun bá fẹ́ wọnú ilé báyìí àyẹ̀wò ó sì máa já tó sòdò òun fi wá kó wa mọ̀síláàsì òun ti fẹ́ gbalé síta kankan owó ló kú tó ń wá so ní tí mo fẹ́ fàyà ni wípé so nukọ́l kéèyàn kú òun bí tí ò bá ti gbèyàn ẹtú wo kan ìyàwó yàn àtàwọn alẹ́ wọn fara pọ̀ ó ní tí wọ́n ti ń nà òun rí pé ẹ̀kọ́ ìyàwó òun ló ń sílẹ̀kùn fún wọn pé ó ti sá sínú kí ní àwọn pẹ̀lú àmú àfáà nípa ومشلا لولا ما جاء فيها وفين جانب صريقنا وأذربت شاه ó ń jìnà sáwọn lọ́ba lọ́ba o wá àdàgbàṣẹ́ kó o sì sọ́ra fún ìlérí rẹ̀ kó o sọ́ra fún yà rẹ̀ látò ààrẹ̀dì mani ìzákọ̀ láàfà àlì má má bá lagídí ẹni tó bá lóhun ó ṣe nǹkan bí ó ṣe tí ó ṣe ẹni tí o kojú kọ àrùn jẹ látàlélé okùnmá wà ẹni ó ń sọ á ló ó ní látàlélé okùnmá wàá inú ń sá àlú kódà tó bá fáwọn náà wá béèrè ìrọ́dúbà tá ń fi kàlẹ́ ní ojú kòkòrò ń pa rẹ pé ìwọ náà fẹ́ làwọn fẹ́ wàhálif mẹ́nà àzàlì kó o sì má gbọ́tẹ̀ni tí ń bú ọ má gbọ́tẹ̀ni tí ń bú ọ pé wali yale akama ada ini adan ó ní inna nifa nas ó ní daji ìlú àádá ọ̀nà ni wọ́n jẹ fún liman wali yale akama fẹ́ni tó bá dé kò lórí ada iná àdá lélé tó bá ń fẹ́ dédé ní o ìdájì ìlú òun ló jọ sàbọ̀ ogun ẹ̀yìn òun pé tó bá mú lọ́lọ́ ni eh, dẹ́sùwàtí pé ìgbà fẹ́tíwà alágbáàkì wákìlá kàfẹ́ fẹ́lẹ́ àṣírí tó galù fàáwà kalma abus ó ló dà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n dé allah zaki tí wọ́n jọ ra ìtara rẹ̀ àwọn tó bá jó lórí wọn ìra ìtara wọn ní islam ti ní kóbìnrin má jẹ ìyẹn situation tí ìyàwó yàn ìyẹn bẹ́ẹ̀ bá lò pọ̀ ìyẹn tẹ̀sẹ̀ wọn kọ lẹ́tà official letter pé your excellency ẹ̀ sànù mi ni o àtijọ́ ẹ̀fà ìlà àmúdúró máa dá àṣẹ ìsìnkú ìkẹjọ ọwọ́ ìpínlẹ̀ àṣírí tó bá lọ jọ́rọ̀ ti hàn náà túgàn wọ́n kó zẹ́gẹ́zẹ́gẹ́ sí lọ́wọ́ lẹ́yìn tó bá jẹ olórí ìnàlélẹ́pìpì wà lè ṣe kọ́ọ̀lù sí láfúsọ̀ sí ìkọ̀ọ̀dì ìlàwà àzọ̀ wọn máa sáré oníṣẹ́ yóò gbé dáwà fẹ́ àfáàní ní fífi kọ́ọ̀dù tó wà bí kọ́ọ̀dù àti nákìtù tí ò pé tó yẹ kó jẹ́ kọ́ọ̀dù ìtọ́ àjọ jẹ́ bẹ́ẹ̀ tó ní làwọn azọ́ nìyẹn gẹ́bí tó níwà sí fún ẹ̀ pé iṣẹ́ tó wúwo ni wọ́n mẹ́ta ó fi tó lówe pé mo ò ní pé kúrò nígbà tí mo bá ń kúrò níbi iṣẹ́ náà. làtùsáwí làzà tani ukumi bí má zákọ̀ òye màrìnrò ìgbà ní màrìnrò àzà onílàtùsáwí làzà tani ukumi má fi ìgbádùn tó wà ní kéèyàn wà nípò lórí má fi wé ìmọ́lọ́dá pọ̀wúlú márìwù ìgbádùn tó yàn ń gba ìdálú márìwù ní azal nígbà tí yàn bá kúrò ń bẹ̀ kò jọra wọn o falwila ya tuwa ìjọ bá ti lè mọ zákọ̀ àbà tó mú bí zákàlẹ̀ azal ó ní ipò lórí ìwọ́lẹ̀ máa wọ́n gbóòtù fẹ́ni tó tọ̀ wò ṣùgbọ́n ìwọ ó wà nínú òun náà wọn ò nísìnyí ọ̀yìn rẹ̀ ń wò wọn báyẹn o wọn ò sì gbádùn ààyè wọn wèrè tútù sí ni wọn bí tí ń gbé lọ́ọ̀lù kan ní ọmọ gbé nǹkan tó ń tú omi wọn òórùn sùn wọn òórùn sùn tó wọn gbádùn ara wọn tó wọn ò nísìnyí ara tó ń bẹ́ẹ̀ kàtàwá ní òòyọ̀ wọn ti fùmọ̀ sáyé fún ọmọ yọ àwọn ibi tí ó bẹ́ fọ́jú wèrè tó yẹ kó ní ẹwà yọ mí o wọ́n ìtumọ̀ wọn tọ́ta so nẹ́sọ̀bù ni máa ń fi àwọn ajálàájí afáàní nẹ́sọ̀bù ni máa ń fi wàhálà ipò gíga àwọn ajálàájí òun ló sọ dára mi di tó lẹ̀ wàhánà èdè mú dáàtì safal wàhánà ì wàhálà tí mo wá kò níbi ipò lórí mi mú dáàtì safal òun ni pé bóòrí tètè làákà ìbáwọn èèyàn yẹ̀yẹ́ lò ẹ̀bá wọn kò lórí oríṣiríṣi torí tó wọ́n rí jẹ ìbẹ̀rù fún ẹ̀rọ pọ̀ jù tó bá dẹ̀ yọrù wọn àwọn náà ni wọ́n padà wó jọba wọn àwọn náà ni wọ́n máa pariwo pé a ẹ̀ta àmọ̀ fún àwọn náà lábá kàmpéènì tí àwọn àmọ̀ ti ní wàhálà tó bá lòjọ́ ní méjìlá ìrí yóò dà àwọn náà mọ̀ sọ káàkiri àwọn yóò wà ní àwọn tí wọ́n mọ̀ ní wọ́n ti sọ̀rọ̀ yóò nǹkan kan ẹni tó máa jòrò yóò ní gíní yóò ní mú dára tí wọ́n á fi olórin ìlú nìkan olórin gbogbo bó bá dẹ́lẹ̀ kí ó lẹ̀ ó fi làákàyè torí pé oríṣiríṣi àwọn òṣìṣẹ́ ló kù sábẹ́ o nídìí láti ìlò làákà ìtorí pé àwọn nǹkan bẹ tó bá lé wọn náà ti ṣe lábẹ́ rẹ̀ òun ìdájọ́ máa lé kí ó ní wò kú lọ ìfọdọ́gbọ́dọ̀ sí làákà ìlú pé nínú kó lé wọn fún kódàjọ máa lé kí ó lọ àti kó máa máa lè jùmọ̀ gbogbo àárẹ̀ ìyẹn kò kí ní ẹ̀sìn pàtàkì o tàbá ti dépò kó làwọn ẹ̀dá nǹkan ìyẹn ń administrative capacity bóòlù àti máa darí nǹkan tó jẹ́ sí wípé àwọn nínú ìròyìn tó bá fẹ́ darí ó ní mùdàrá mùdàrá ti rí pé o ti mọ àwọn oníwàhálà nínú àwọn tí ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ bó o bá lé wọn wàhálà tí ó dálẹ́ tó o bá tún wọn lẹ̀ wàhálà tí ó dálẹ́ ó wà wà níwọ̀n tí wọ́n sì ó wò pé ọ̀nà wo ló lè lò tó fi já sí wípé o ò dídàgbé oníjàde ní wọn tó ti rí báyẹn so nínú ẹni tó ní ìdarí àjòyí ṣe kádà mọ́ a bàbá lè darí odidi ìlú odidi ìlú bàbá lè darí odidi ìlú bàbá òun ti pé ju ọlọ́run tán ní ṣẹ́fà dáhùn ó dìdì ìlú bàbá lè darí rẹ̀ ìyá ń pè ní kú wá tún àlè darí rẹ̀ ó ṣe pàtàkì ká lọ ní o tọ́lá àánú padà mọ̀ darí kan kódà skul náà fẹ́ skul tí kálukú ń dálẹ̀ nísìnyí tó bàbá ti là ká ìrò ìdá sólẹ̀ tó oríṣiríṣi ni ó máa ìwọ́n ló fara balẹ̀ pélé tí bá lé tíṣà yìí lọ àwọn ọmọ kékeré ti fẹ́ràn rẹ̀ kó wọn àdìgbò yóò lọ dá tiẹ̀ lẹ̀ skul wa dá sí méjì báwọn yóò tún máa lọ sọ́dọ̀ tiẹ̀ náà ìwọ ló wà máa fi làákà ìṣẹ̀ǹgbẹ́ ah bó láti pé làákà fi sọ wípé wàhálà tí mo kò dì níbi ìdólórí mo dà láti sàfà èèyàn ẹ̀yẹ tó lè fọ ọgbà tó lè dáwọ́ ara lẹ̀ bó láti máa lò láti fi bọ́ níbi kíni láti fi bọ́ níbi wàhálà rẹ̀ ọ̀sìn ilé àmà làákè tó ní àtàkùn ó ní jẹ́ kí òlú rẹ̀ ń fa ijó mọ níwọ̀nba tẹ̀fún ó rèé lè jẹ́ fájẹ̀ẹ́lì ìlò àfẹ̀lẹ̀ tápẹ́pẹ́ ó lé àmà ìrútọ́ kàtà àtúnmọ́mà pé yàn nílà káì òun náà ni pé kírò rẹ̀ máa pọ̀ jù ìnàmà yẹ́ pẹ̀lú bò wọlé máa ń tó wà lá gẹ́rà ń mìn ní òjẹ́ dírùn bílé wàjà gẹ́rà tí ń mìn ní òjẹ́ dírùn bílé wàjà ó ní ìnàmà yẹ́ pẹ̀lú bò wọlé máa tó ẹni tí kún lépa káàkiri àlágẹ́rà tí mìn ní òtọ́wọ̀n òtìmà lágbóso wípé ó ṣe nǹkan àlágẹ́rà ìyẹn kó òun màkàkà kò kò gíwẹ̀ ní fura kò fẹ́ màkàkà ń ṣe ikú sì ń wá káàkiri jẹ̀bi òǹdùlùwájà irú èèyàn yẹn gan ló dá ìtò ẹkú máa fáyà kò yẹ kó nísìn nígbà kan tó ń sẹ́yìn fún wáyà káàkiri ni tó bá wà nínú ọkọ̀ ikú ni irinṣẹ́ ikú ni orí ọ̀kadà irinṣẹ́ ikú ni ẹlòmíràn wà sọ fún wọn ní kó wọn jáde ilé lọ́sẹ̀ mẹ́ta àwọn tó bá wà nílé tèmi náà wà nínú ilé ìrìnsẹ̀ kúlẹ̀ yíò náà bẹ́ẹ̀ ìdínà ti bló ní wọ́n a ní òjò ló sú transformer for bló ní ó kọ́ reflect lára náà tó wà ní gẹ́gẹ́ bí gbogbo ẹ̀sìn ìgbà náà nìyẹn ìtò òní sámọ́kú lọ́wọ́ so jíjì rẹ̀ tó ó dá má sùn mọ́ ìrìnsẹ̀ kú tó tóbi jù ní kéèyàn sùn tó máa ń wọlé tó mọ̀ pé ẹ̀ wọlé tó ikú oró tó yẹn wò tẹ́ẹ̀mì rẹ̀ ò bá padà wá mọ́kọ́ ẹ̀wù kan báyẹn so láti àbáyẹ ìwọ tí kún wákà kiri tí wò mà ìwọ kárí ẹkú ó ti kí ni ọmọ fáyà jù gẹ̀bù àzórógé ìbán gẹ̀bù àzórógé ìbán gẹ̀bù má bá wá àwọn ẹ̀bá ìjẹ̀rẹ̀ táwọn ẹ̀ díẹ̀ wà zórókó tó máa wá wọn lọ gẹ̀bàn àìkọ̀ lílà díẹ̀ díẹ̀ má wá wọn lọ díẹ̀ díẹ̀ kó sì máa tó fi kí ni má jìnà sí wọn tẹ̀gbẹ́dì kú bá àwọn yóò máa fẹ́ràn rẹ̀ gan fàmán ákùsára tẹ̀sára ẹni tí bá ti lọ sọ́dọ̀ àwọn èèyàn ju àdínáwò ìmọ̀lá àdínáwò yóò kó ara ẹ̀ bá Alimala lè súra yóò sọ àwọn èèyàn yóò sọ pé kí ní <laughs> ah, ah, tún wájà rẹ̀ àbọ́pá tó ti fún síwájú ìyẹn ni ó tẹ̀kí ni ìyẹn ni ó lè yìí kùzùbí àdínú ṣe ibi ìwà tí ó kí gí ń dá ó wá tẹ̀lé ìtọ̀dìlẹ̀ rẹ̀ fàájá ẹ̀dùn náà lè wùlẹ̀ kùzùbí àti ṣe ìfẹ́nu dàní gbámú wátí òkùnkè ń bẹ̀ àwù sí inú ilé ìdálẹ̀ sí inú ilé ìrẹ́lẹ̀ wá tàbí fọ́bìlà àlùfáàtà ọlá tọ́lọ̀ bá ti fáwọn èèyàn ni ọmọ òdú náà lùkúdà ní máa wù aṣọ tí wọ́n wọ̀ sára aṣọ kọ́ ni ìjì làyàdù rúlé fọ́bìlà ìkìláàlù nǹkan á mọ́ ìkìláàlù tó pé yóò ní púpọ̀ láyàdù rúlé fọ́bìlà kò kó ìlà àbáwọn látọ̀ràn ti fún yà nínú màá àti ìjọmọlúàbí kàmá láyàdù rúlé ṣọ́ńtà gẹ́gẹ́ bí òṣèkó ní lára báwòrùn ìtìbáàkù ìwọ̀kun àtọ́fàl oòrùn ìwọ̀kun oòrùn kòkó alàbà àtọ́fàl àti kàtàkì tó bìmánà gbòòrùn àtọ́fàl bìmánà الغروب وكذلك إطباق يقال أطبق القمر أي ضرب فتيوان أو أظلم حبك لأوطان عزيز ظاهر ìfẹ́ràn tó fẹ́ràn gbogbo ìlú láyé tó wà ní àà ah, mo fẹ́ràn Canada Washington ájìzùn lílẹ̀ ní zọ́ èrò tó fojú hàn fábítẹ̀ ní má fẹ́ràn ló máa kú òòlù ẹ̀ kó lọ síbẹ̀ ni tẹ́lùkù anil ahli badal ó rẹ̀ ní tí ó rọ́pò àwọn ará ilé rẹ̀ ó rẹ̀ ní tó jẹ́ bàbá fún ọ níbi tó bá lọ ó rẹ̀ ní tó jẹ́ màmá fún ọ ó rí ọmọ ìyá ó rí bàbá ó rí gbogbo ẹ̀ ìyẹn ló pàdé yá sí ẹ̀ nípa àwọn àfáà tí wọ́n tó ń lé ẹ̀ nípa àwọn tí wọ́n jáde wọ́n tún lọ mọ àwọn èèyàn sí oríṣiríṣi ìlú lóríṣiríṣiríṣiríṣi ìlú experience tó tó lágbára gan. fábí mo kó sílẹ̀ máa ìyá púpọ̀ àti iná oníṣòwò àgbọ̀ tómi bá wà lójú kan tó fi wá pẹ́pẹ́pẹ́pẹ́ ìyá púpọ̀ àti iná yóò padà wá di tí ìtọ́wò rẹ̀ ń yí padà òun ló mọ̀ pé ní máa ń á pinnu omi títọ́wò rẹ̀ ń ṣe kí ni tó yí padà àwọ̀ rẹ̀ náà ṣe kí ni yóò yí padà ìyẹn gbọ́dọ̀ bá ti fẹ́jú olùkọ́ ó padà fẹ́ni ó padà kàǹkù wásùrọ̀ ìbàdìrí ibi elbàdì rúkútàmàlì wásùrọ̀ ìbàdìrí wásùrọ̀ ìbàdìrí ibi elbàdì rúkútàmàlì wásùrọ̀ ìbàdìrí ìrìn òrùn sí ẹ̀lbádà ìrìn bí elbàdì rúkútàmàlì fóònù fóònù ló jẹ́ kí òkùnkọjọ́ kan ìlà padà pé ni tó bá pé kóòrùn ni kò ní tóbi lórí pé yóò padà ní dáàmà ní òkùnkọ ọjọ́ kẹrìnlá ayíwa lè ààyè ibò kàúlì àbáṣán ó ní mo kò wọ́n tí lẹ́tí gbogbo tí mò ń sọ yìí òun tó pé káwọn ẹ̀wọ̀n gbà mí lóhùn pé àtọ́jù mi ti pọ̀ jù àbáṣán ó mú ọ̀rọ̀ mi ó mú bí eré ìnà tí ìbàlẹ̀ wà rẹ̀ tí mú ó sì ń bẹ́lí ju ayé ó ní ìnà tí ìbàlẹ̀ wíìlì adùn òdòdó mú ó sì ń bẹ́lí ju ayé kò dùn mí fún ọ yóò mọ̀ kó nira ara bá ọ̀gá náà ni ẹni tí ìbá sèyàn dáadáa tá a máa ń bá sọ̀rọ̀ òdodo òdodo ó mọ̀ ọ́ sí kí ni yóò mọ̀ bọ́ sẹ́yìn etí rẹ̀ ni ó já an áfíhùnmí láfúfí wà tẹ́tẹ́ láàyò tẹ́ ìbànà fàásámù mi ń tó alì ó já an áfíhùnmí láfúfí báyìí kúrò níbi tí ọ fa ọ̀rọ̀ tí mo ń sọ kó bàlẹ́ mọ́ bá ọ̀rọ̀ wà tẹ́tẹ́ kó wá wá ń tó fi kàtọ̀ fúnra fúnra rẹ̀ láàyò tẹ́ ìbànà kàtàmù kó wá ń tó fi ṣe ìdáàbò fúnra rẹ̀ kí ọfà mi ń sòhál ọfà àwọn bàmí sòhál kó bàlẹ́ má fà ọ́ ọfà àwọn bàmí sòhál àwọn tó ọmọ ọfà àtàjù bàbá mi sọ pé ní ebú tọrú kọ̀lẹ́ ha ayé mi ní ìdọ̀ mi kọ́dí ha máa wúrò máa tòun mi bàní sòhálì bàní wọ́n ní láyẹ̀gùn ránnákà láyẹ̀gùn ránnákà nínú mi ń pátá tẹ́nìkan bá rí ọdún mọ̀ ẹmọ̀ fẹ̀yìn tí ọ mọ́gbàtàn jẹ́ o mọ́gbàtàn jẹ́ o iná lílé àìyà àti ilé iná yóò tààzàl ó ní wípé torí pé ètò òun ẹ̀ ní ilé náà ó rí àkóso kí fóun ò lára yóò tààzàl ní ìdẹ̀gbẹ́ fúnyà tó yẹ ká jìnà sí tó ti yé báyẹn pé ejò náà a máa sẹ́yìn tí yàn ṣùgbọ́n tí yàn bá sún máa kí ní ó tẹ̀lẹ̀ yóò sáyà jẹ́ ni ẹni tó bá ti báwọn fúlàní ṣe yóò sì máa wà nínú sọ tó bá bá fúlàní jà thirty years forty years ló yẹ fọmọ fún ayé gbogbo ìwọ bá lè débi tí ó ti gbẹ̀san tí ó bá ti gbẹ̀san ẹ̀ ọ̀la ọmọ ń gbẹ̀san tẹ̀lé gbẹ̀mejì ó torí yóò bẹ̀ kalẹ̀ jíjá ti pé inú rẹ̀ wà dùn fún ìdúkọ̀ bọ́lá ọ̀bà fún fínísì rẹ̀ wọ́n máa rí bẹ́ẹ̀jì àwọn fúlàní ìyẹn ló pàtí iṣẹ́ kádàmù ti sọ wípé ìgbà tí ọba ajẹ́ ẹ̀ta yẹn ọba jàmbá rẹ̀ lórúkọ míì wọn ní mọ̀tàwọn jọ ń jà ọmọ rẹ̀ yóò mọ̀ wá sọ́dọ̀ àwọn ẹ̀kọ́ tó mọ̀ wá sọ́dọ̀ yóò mọ̀ fún àwọn ní bàbá wọn lẹ́nu wá ń bá àwọn fún ọmọ yìí tí ìgbégbé ìrántẹ́ ní kúráì tí wọ́n ní ẹ̀rù máa ń bà wọn tó bá ti wá pé fẹ́ẹ̀sì pọ́mọ yìí yóò wá wọn ní kó wá dà nǹkan ilé àti nǹkan kan tòtò ìwà àwọn ọmọ fúlà ní àbá so látara báyà fáwa ní ànàmí sí lórí máa ìsá ló ń fa igun wà máa tàà sókè ní àdá wakọ̀ tàbí ànàmí sí lórí máa ó ní èmi dà gẹ́gẹ́ bí omi sáhàlùm omi tó já sí wípé ó dùn sá ègún níbi máa ń lọ tìrín tìrín nínú ọ̀nà fún wa ma ta tukhina ada wa qatal wa ma ta sukhina ṣùgbọ́n nígbà tí wọ́n bá dá gbóná tó bá kọ́ ilẹ̀ ní wọ́n fi wọ́n ti bọ́lẹ̀ ń jẹ́ nínú sáfìn tó gbọ́n lọ́tàrà sáfànà kí ìyẹn ni wípé tí mo ti rọrùn tó tí ẹ̀ bá fọ ọmọ mi lẹ́nu kí ní ó tẹ̀lẹ̀ ní ìjìjẹ aná kàrí àìzú rí ìsàbùn kàfí oró aná kàrí àìzú àfáà ní mo dàgẹ́ rí igi àìzú fáàbùn kàfí oró tó le láti kan tí ẹ̀ bá fẹ́ kan ó le wọ́n wà nínú bákan náà ó túrọ̀ kẹ̀yìn máa ṣe ìta ń fatal gbogbo bí tó bá fẹ́ kó yí sí ní ọmọ òun náà ni ó yí sí ìyẹn ni wípé mo rọ̀ mo ti tó fẹ́kẹ́ ni mo ti tó le gẹ́yà ní fi ìgbà máa ní máa ń yẹ kún fi ìgbà máa lẹ̀ owó alẹ́ máa wù lálẹ́ ìrajà gẹ́yà á ní fi ìgbà máa ní ó ní tó bá ìrìnjẹ́ ni pé àsìkò tọ́lá oníkàwà báyìí máa ń yẹ kúrù fi ìgbà máa ní ẹni tó bá lówó ń bẹ̀ wúwà ìmáwòrán àjá lòun lẹni táwọn yóò máa pálé ju òun lẹni tó ti ga jù bí irú àwùjọ táwọn náà ti bára wa ní òní gbogbo ọ̀nà tí àbá ti lówó kódà ti lówó ní tó kàwọn bóò ló ti lówó àwọn òrẹ́ gbọ́ máa ọ̀kan nu wọn lọ síwájú wá ní gbogbo tó bá ṣe tó fi lówó dákun náà ti lẹ̀ ò ní sọ lọ́sẹ̀ ní tó pè é irọ́ kò ní báyìí lẹ́wọ̀n gbẹ́rẹ́ náà wọ̀nyà ó ní gbogbo tó bá ṣe tó fi rí báyìí má fi lẹ̀ ò ẹ wú ọ̀rọ̀ máa ó lọ́sọ̀ wá kó ń pa ó mà pé ń pààyàn náà tó látara báyìí àsìkò táwà yí àsìkò màdíyà ní owó tó bá ti lówó àwọn èèyàn fẹ́ máa kí ló ń ṣe ẹni tó bá fẹ́ máa rojọ́ ń pé ah, wọn ló wá lára orí kan ó ní ìwọ́n náà lọ káṣẹ̀ omi tó tó jà sí fún ọ̀gá náà. wọ́n lówó ìjọ yẹn máa fa hmm, ọmọ ìyá rẹ̀ lówó ló ti fàyà wọn tó wá ti fẹ̀yìn wọ́n wọ́n <laughs> á ní التعليم عند ara إكرام وقليل المال بهم يتقل واجب عند إكرامه ìwé lówó àwọn èèyàn sọ di fún ọgbẹ́ rẹ̀ ni bàbá fi sọ wípé ulama oṣù ìmọ̀ ń kọ́ di ìkùtùlù bítọ́ àmì ìwà ṣàrọ́bìn wà fìsà àwọn àfáà tó yá sí pé kí làwọn ó jẹ kí làwọn ó làwọn wọ̀ pé wọn ní òòlù kankan jò yíwò náà lọ kí làwọn àdá lónìí tó ó yàtọ̀ síbẹ̀ ẹ̀wọ̀ ló ti ṣẹ́kù ti kọ 1946 tí wọ́n ti kọ ẹ̀wọ̀n olùdámọ́ ìsorí máa ń kọ́ tèmi kúlù mítọ̀ ámì wàṣà áwọ́gbé ìwà pẹ́sà wọ́n láwọn àfáà tó jáde pé kìí ṣe ló kàn wọ́n kí ni wọ́n jẹ kí ni wọ́n mọ̀ ní ìwòrán náà ló wà nísìn wájú kún ń dalẹ́wà rà ìkìlá àmúhò وقليل المال بهم يستقل وقليل المال ẹni tí ò bá lówó nínú wọn yustaqal wọn fọwọ́ kékeré nù wọn yẹ kẹrẹ rẹ pé èèyàn yẹ yẹ. kulu alele afiri gomorun wa na minihumu fasirukuta fasi laliju mali kulu alele afiri wọn ní ọ̀pọ̀ èèyàn tó wà lásìkò yìí gomorun àwọn tí ò dá kankan ní wọn ayé máa ń yàtọ̀ ìjọba láwọn ẹnìtọ́jọ́ pé kò dá kò mọ́ pàápọ̀ lọ́hùn kò dá kò kàmà wá àná mi ni òun ó ní èmi náà kúkú wà nínú wa fásitì òkúta fàáfí ilẹ̀ jùmọ̀ àfà ní mọ́ wádìí rẹ̀ jù báwọn lọ torí tó wá ní ó fi wò inú kìíní kan ojú orí tí ó yẹ kó ti kí ni lórí tí ó yẹ kí orí fásitì òkúta fàáfí ilẹ̀ jùmọ̀ àfà ní mọ́jà sọ́jú báyìí lọ tàbá ní ká máa bẹ́ẹ̀ lórí yóò lágbára jù bí àfihàn wòye lọ. هذا وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وعلى كل من تبعهم وسلك سنكهم واتبع منهجهم إلى يوم الدين أما بعد